الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشمر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون عباد الله إن في خطبتنا اليوم سنتكلم على أمر مهم وهو الأمر بالمعروف والنهي عن المنكر وقد قال الله عز وجل في محكم تنزيله كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وتؤمنون بالله عباد الله إن الله عز وجل وصف المسلمين بهذه الآية أنهم خير أمة لما آه، أنهم يأمرون بالمعروف وينهون عن المنكر وقال الله عز وجل في سورة التوبة والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحم الله إن الله عزيزا حكيما الله عز وجل بين في هذه الآية أن المؤمنين والمؤمنات أولياه بعض أولياه بعضهم ببعض لما أنهم يأمرون بالمعروف لا يسكتون عن الباطل بل يقولون الحق وينكرون المنكرات وكذلك يقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وطاعة الله ورسوله أمر مهم أيها المسلمون عباد الله فقد قال الله عز وجل في كتابه أنه أن بني, أن بني إسرائيل لعنوا لأنهم تركوا الأمر بالمعروف والنهي عن المنكر وقال الله عز وجل لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون أيها المسلمون عباد الله فعلينا باجتناب طريقة اليهود طريقة اليهود لأنهم هم الملعونون ولعنهم الله لأنهم كانوا لا يأمرون بالمعروف ولا ينهون عن المنكر يرون المنكرات ويسكتون حفظا لأعراضهم وحفظا لمكانهم بين الناس يسكتون على المنكرات وعلى الفواحش لا يتكلمون فيجب على المسلمين اجتناب طريقة اليهود وكذلك طريقة النصارى لأن هذا والله من أوصاف اليهود والنصارى انظر اليوم إلى اليهود والنصارى هل بكي لهم دين؟ لا لماذا؟ لأنهم سكتوا انظر إلى النصارى فهل يفتخر نصراني أنه على الحق دون باقي النصارى؟ لا لأنهم كلهم ضيعوا هذا العصر الأصيل فلا يجوز للمسلمين اتباع سبيل هؤلاء المجرمين ولا تنسى أيها المسلم أيها المؤمن أنك دائما في كل يوم تدعو الله أن يجنبك طريقة اليهود النصارى لأنك لأنك تقرأ في كل يوم سورة الفاتحة في الصلوات وأنت تقول غير المغضوب عليهم ولا الضالين وقد قال النبي صلى الله عليه وآله وسلم كما جاء في حديث أبي سعيد الخضري رضي الله عنه المروي في صحيح مسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضاف الإيمان وأخبرنا النبي صلى الله عليه وسلم أيضا أن كل نبي أن كل نبي ورسول إذا أتى أممهم وبعد اتيانهم أممهم يغير بعض الناس دينهم فيجب مجاهدة فتجب مجاهدة هؤلاء المغيرين وقال النبي صلى الله عليه وسلم كما جاء في حديث ابن مسعود رضي الله عنه ما من نبي بعثه الله في أمة قبلي إلا كان له من أمته حواريون وأصحاب يأخذون بسنته ويقتدون بأمرهم ثم إنها تخلف من بعدهم خلوف يقولون ما لا يفعلون ويفعلون ما لا يؤمرون فمن جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن وليس وراء ذلك من الإيمان حبة خردل, حبة خردل وقال النبي صلى الله عليه وسلم كما في حديث النعمان بن بشير رضي الله عنه عن إقاب سقوط الناس كلهم عن المنكرات أي كلكم ترون المنكرات والفوائد والشركيات والبدع وما إلى ذلك وتسكتون فقال النبي صلى الله عليه وسلم مثل القائم على حدود الله والواقع فيها كمثل قوم استهموا على سفينة فأصاب بعضهم آلاها وبعضهم أسفلها فكان الذين في أسفلهم إذا استقوا من الماء مبروا على من فوقهم فقالوا لو أن خرقنا من نصيبنا خرقا من نصيبنا خرقا ولم نؤذ من فوقنا انظر إليهم انظر إلى تلاعب الشيطان بأصحابه انظر إلى كيف يتلاعب الشيطان والله بهؤلاء أناس حتى لا نؤذي من فوقنا أي لنجعل خنقا في نسيبنا هذا ولعياذ بالله قال النبي صلى الله عليه وسلم فإن يتركوهم وما أرادوا, وما أرادوا هلكوا جميعا أي لو سكت الناس لو سكت الناس ولم يقوموا دون هؤلاء المجرمين وسكتوا لهلكوا جميعا وإن أخذوا على أيديهم أي نهاهم عن ذلك بيد إن كان هذا باستطاعتهم أو بلسانهم ويكون بالعلم والبيان وبوجود العلمية على أهل الباطل والخذلان وإن أخذوا على أيديهم نجوا ونجا جميعا فنسأل الله سبحانه وتعالى أن يسلمنا فنسأل الله سبحانه وتعالى أن يجنبنا طريق المجرمين فأقول ما تسمعون أستغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان واستنى بسنته إلى يوم يبعثون أما بعد أيوسي الله سبحانه وتعالى إلي تفبغ وصليني من بخطبة واتني ونن يغطون سكبلو الأمر بالمعروف والنهي عن المنكر إما قرى ولا سكبلو دادا دا ìsìmá kọ̀ fúnra wa ìmá hànà fúnra wa kò ní gbogbo aburú ẹlọ́mọ ẹ̀yẹmọ̀ yáwa nínú ẹ̀sìn wípé nínú àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yà fáwà mùsùlùmí láti ṣe òun náà wípé tabari tí ó dá kò tọ́ fẹni tó bá ní múmìnì lóhun olùgbàgbọ́ òdodo lóhun kó wá dákẹ́ lórí aburú kó má lè sọ̀rọ̀ wípé ọlọ́bá sọ́nù Qur'an ọlọ́ni kó ń sọ bọ̀kọ́yọ̀rọ̀ umatin ukhrijat linnas ọlọ́n lẹ́yìn ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin ni alùmọ̀ ti fi ń dájú ta gbé jáde fáwọn èèyàn ẹ̀yin lẹ fi ń dájú kò sí ẹnìkan tó dájú àwọn mùsùlùmí ẹ̀yin olùgbàgbọ́ òdodo kí ni dí ta'muruna bil ma'ruf ìdí ni wípé ilẹ̀ máa ń sọ fáwọn èèyàn pé lè yọ̀ dá eléyìí ló dá ẹ máa kírun ẹ máa ṣe gbá ẹ máa sàwó watanhauna 'anil gbogbo tí ò dá lẹ́yìn máa ń sọ tí eléyìí ò ṣe eléyìí ò ṣe eléyìí ò ṣe wàtùkmínúnà bí láà ẹ̀sì nígbàgbọ́nú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ẹyẹ mọ̀ yáwa nínú ẹ̀sì ṣeìtọ́n ó ṣe ìgbìyànjú tó pọ̀ gan láti gé àwọn mùsùlùmí kò níbi tọ́lọ̀ fi ogo yíwọn pé àwọn náà fi dájú yìí pẹ̀lú kíni pẹ̀lú àwọn àwọn ìrújú tí ò sí kankan mẹ́ àwọn ìrújú tí ò ní kíma kankan tí ò ní wúlò kankan bí i pé ẹwọ kóníkálùkù ọ̀ẹ́ èmi ò judge anybody o lábù àwọn kírísítẹ́nì ní kí n ṣe lábù àwọn mùsùlùmí ká sọ fún ẹgbẹ́ tó ń ṣe yóò dá kò sí nínú bá ń jọjì èmi ò fẹ́ nìkan wọ́n náà ẹ̀rẹ́ ilẹ̀mẹ́ntọ́ wọ́n náà èmi ò sọpẹ́ nìkan kó wọ́n náà ká sọ pé ká fi ẹnì kankan sínú náà kò sí nínú agbára tiwa àmọ́ ká sọ pé tó ń ṣe yìí lọ dá ilé ni ó máa ṣe ilé yóò dá ó gbúdọ̀ ṣe mọ́ wàláhì ọ̀rẹ́ yẹn ní fáwọn mùsùlùmí ṣe ìtọ́nù ló kàn gbìyànjú àti gẹ́wà kó níbi ọ̀rẹ́ yìí ìdí ni wípé ṣe ìtọ́nù mọ̀ wípé tó ń bá sí gẹ́ọ̀ mùsùlùmí kó níbi ọ̀rẹ́ yẹ̀yí kò sẹ́nbọ̀dì tí ó sọ̀rọ̀ mọ́ kí ní mọ́ ṣẹlẹ̀ sáburú aburú ma ń lọ lórílẹ̀ kò sẹ́nbọ̀dì tí ó lè sọ̀rọ̀ mọ́ aburú padà wá lágbára jù wá lọ alẹ́ pọ̀ ló ń kà ju àwọn aláburú yẹn lọ àbí ju aburú lọ àmọ́ aburú wá lágbára jù wá lọ kò wá sẹ́nì kankan nu wa tí ó lágbára against aburú mọ́ ẹwà aburú ṣe pọ̀ láwùjọ wa ẹ̀yìn jẹ̀má ẹwà aburú ṣe ń lọ lójú méjèèjì lọ́tún lọ́sì kí nìdí tá burú fi ń fẹ́ká wàláì kò sí ìdí kan fẹ́ká tí ẹ̀bá ń ṣe wípé àwọn èèyàn dúó wọ́n gbà kàbúrì máa lọ ẹwà wèé tí wá ń jò dòdó kí nìdí tó dòdó fi tètè rìn láwùjọ wa dáadáa bí ẹkọ́ ṣe máa gẹ́gẹ́ bí àwọn ìlú wà létò ṣe pé ìpèpè lọ Muhammad sallallahu alaihi wasallam tó lalẹ̀ wúmbẹ̀ ó lọ́dún tó lalẹ̀ wúmbẹ̀ àmọ́ tó ti bẹ́ẹ̀ nígbà táwọn èèyàn Muhammad sallallahu alaihi wasallam wallahi àwùjọ bá dáwùjọ tó dá àwùjọ dáwùjọ wallahi tó di kí àlàáfíà ń bẹ́ẹ̀ àmẹ́wà wà láwùjọ tiwa èwo là ń fàyè gbà èwo là wá ń gbógun ti à ń fàyè gbà gbogbo ṣekúṣe tó bá lè wá ní gbogbo rédèrèdè tó bá wá láwùjọ àwùjọ sì fàyè gbà tó bá ti wá jẹ́ pé dáadáa ni oníkálukú àmọ́ pariwo èyàn tó na mọ́ ń sọ lánàá pé ẹwọ èmi lẹ́nìkan ò o òun ló sì máa takù dódó ah ẹ ṣọ́ra fún àwọn mọ̀ká ti ni ṣebó ló ń ni wọ́n náà هذا هو oni wípé tá bá ti fàyè gba ṣeitọ́n wàláhì àti sí òfin tẹ́yẹnyẹ́ ni ẹgbọ́n tó lọ sọ ní Kùránì ọlọ́ni alìmọ̀kùnmínún wàlìmọ̀kùnmínát ba'duhum awliya ba'd ọlọ́ni ṣe ráwọn mùmìní lọ́kùnrin mùmìní òdodo lọ́kùnrin àtóbìnrin ọ̀rẹ́ ara wa lájọ jẹ́ ọlọ́run ti kọ̀ wá kámọ máwọn kèfèrí lọ́rẹ́ ẹ̀wà ara wa àwà lọ̀rí ara wa nínú nǹkan tá mọ́ ń ṣe ní wọ́n mọ́ ń ké eléyìí ló dá eléyìí ni ẹ máa ṣe

wasallam ulaika sayarhamuhumullah ọlọ́run ní sẹ́rán ilé yíò àwọn ilé ìlèmí ọlọ́wọ́ bá wà ìkẹrẹ fún hakim dájúdájú ọlọ́run ọba tó jẹ́ ọba ni ọba ọ̀jọ̀gbọ́n ni ló jẹ́ kẹ́nu Qur'an ọlọ́run jẹ́ ó yé wa nípa àwọn yẹ̀húdí àtàwọn nàṣọ́rọ̀ ipé èpè ọlọ́run bá bá wọn tí ló fa ìpè inú tó fa ìpè ni ló fi jẹ́ pé wàláhì tàbárí láwùjọ táwọn ènìyàn ń sọ pá burú ní kíní kò dá ó yẹ kíyàn encourage rú kàbá ẹni wa nìyẹn ẹ jẹ́ ká mú example wa fúnra wa ẹ wo àwọn tó jẹ́ basics níbi ẹ̀sìn wa àwọn tó ṣe pé ìpìlẹ̀ ni tí gbogbo wa mọ̀ pé kíní yóò dá lóòtọ́ tani mọ̀ pé sí ni ti wa bó n gbalẹ̀ ni àwọn èèyàn encourage zina tàbá tún wá rẹni tí ń takò zina in tó kù ní pé ah, wàhálà tí ẹ ti pọ̀ jù kí ni tààlọ́lọ́ ẹ̀ tààlọ́ mọ́ sí wọn náà mọ́ni in ta ma fi ń kọjú àwọn tàbá ti ń sọ pé nǹkan òdánu o ní pé àwà wà lébù tí wọn náà láti lè fi takò wọn kúò níbi kan sọ pé nǹkan èèyàn èèyàn ẹlẹ́ṣẹ̀ lèmi tí mo bá yín sọ̀rọ̀ yìí náà ẹlẹ́ṣẹ̀ lẹ́yìn tẹ́yìn náà jùkú síwájú mi àwọn alájọ mọ́ bára wá sọ̀rọ̀ oníkan náà fàfin sọ wípé ìdálàmì ìdìnnàs al'adina faman ya'isi al'asin ba'da muhammadin tabanika ma sọ̀rọ̀ mọ́ nítorí pé ẹlẹ́ṣẹ̀ làwa náà ni kò sẹ́ni muhammad sallallahu alaihi wa sallam kò sẹ́ni kan tó lè fọwọ́ sọ yàpọ̀ mẹ́tán àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà agbùdọ̀ jọmọ sọ́nà ni nítorí ilé yóò dá ẹwà wo zìná zìná wá gbalé ó gbòde ó wá di tó níkálùkù fi ń jẹun in tó níkálùkù fi ń mú in tó níkálùkù fi ń gbayì in tó níkálùkù fi ń sẹ̀lú in tẹ́ fi mọ́ mọ̀ pé lágbá àwọn ọmọ ti lájú ó wá di pàwọn sàbáàbù àwọn ọmọ kéèkèé láwùjọ in tẹ́ fi mọ̀ pàwọn ọmọ yẹn hẹ́ ọmọ yẹn ti lájú ó ní pé ọmọ obìnrin yóò ti máa tẹ̀lé ọkùnrin káàkiri ọmọ ọkùnrin òun náà ti máa ṣe yahoo káàkiri in ta fi mọ̀ láwùjọ nu àwọn pẹ́rẹ́ntì ó sì mọ̀ oníkálùkù sí ṣetọ́nù ti mú gbogbo wa wọláhì ṣetọ́nù sì bá ti gbogbo wa jẹ́ oníkálùkù ọ̀rọ̀ dákẹ́ ẹ wá imagine irú ọmọ yẹn tọ́lọ̀ bá wá sàánù rẹ̀ ọmọ ìwà lọ sí mọ́sílásí ó wá rí wà sí gidigbọ́ ipẹ́ ìkàbá yọ̀dá ìkàbá yọ̀dá ilé ló dá ilé lójú ọ̀nà nẹ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam ilé lójú ọ̀nà shaitan ẹjá jìnà sí ó wá tí èkí ń ṣe kékeré ní o ah ó ti lọ́jọ́ kìíní kan ní eh Boko Haram ní ah igbá ní eh àwo ní ogun tẹ́ ń gbé tí àwọn eléyìí tẹ́ bá gbé ìdá kan tí àwọn tán ń ṣe zìnà zìnà ó sì tán láwùjọ wa ẹ wo olè jíjà ẹ wo tẹ́tẹ́ títa ẹ wo àwọn ọ̀dọ́ báwọn jẹ́ ṣe pọ̀ níbi ilé náírà bẹ̀tì tó wọ́láì àwọn kíní kan tó kódà èèyàn tó bá sírù bíznẹ́sì láwùjọ mùsùlùmí ó yẹ kó náà mọ̀ pé òun kàn wá fi ra òun lásán ni because kò sẹ́nibọ̀dì tí ó tẹ̀ bá ọ débẹ̀ tẹ́lẹ̀ aslan àmọ́ ṣètọ́nù ti tẹ́lẹ̀ kalẹ̀ tipẹ́tipẹ́ kí ni ṣètọ́nù fi tẹ́lẹ̀ alaykum anfusakum ń kálùkùn yẹn mójútẹ́mì ara yí máa sọpẹ́ nìkan ò dá sáàmà ṣe tí ẹ mọ́lẹ́nìkan ò dá rárá in tí ò bá dá èyàn ó sọ pé ò dá èyàn tí bá ń sọ tí ò dá èyàn ọjọ́ na qur'an eré ni ọjọ́ náà nẹ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam tí bá ń ṣe bẹ́ẹ̀ ni ọlọ́bá ń sọnù Qur'an nípa Fir'aun ọlọ́bá ń sọnù Qur'an nípa Qarun ọlọ́bá ń sọnù Qur'an nípa qawmu Had ọlọ́n sọnù Qur'an nípa qawmu Nuh wa qawmu Lut ìrọmọ̀ zatil imad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èèyàn in tàṣe yóò dáwó ọlọ́bá ń sọwọ́ fún wa kálẹ̀bà jìnà sí ní ẹ̀yìn mọ̀yàwà nínú ẹ̀sìn ọlọ́wà ń sọ ní Qur'an ọlọ́ni lu'ina alladhina kafaru min bani Isra'il ala lisani Daud wa Isa ibn Maryam Ọlọ́run ní èpè Ọlọ́run ọba ó bá àwọn tó ṣe pé wọ́n ti fún ní tẹ́rà àwọn ará àwọn Banu Israel ànábì méjì gbáǹkọ̀bì ló ṣépèlé wọn nígbàtí ànábì méjì bá ṣépèlé yàn kí ló kù fún yàmá ànábì Isa alayhisalam àti síwájú wọn ànábì Daud alayhisalam Ọlọ́run dhalika bima asaw wa kanu ya'tadun ìdí ni wípé wọ́n máa ń ṣẹlọ́wọ́n ọba wọ́n sì máa ń kọjá àlà nínú tàbí sẹni wípé kánù láyàtà na haúnà an munkarin fa'alu wọ́n mọ̀ rí aburú tó mọ̀lọ́lá òjò wọn sí ní sọ́rọ̀ oníkálùkò dákẹ́ kí nìdí dáyẹ̀ ma fi ń dákẹ́ àkọmọ̀lá láṣẹ jù níní kí tún nìdí àkọmọ̀kárí bí ẹmọ moderate eléyìí moderate o neutral láà èyí gbọdọ̀ láàánú àwọn èèyàn jù báwọn yóò ṣe wòyàn lọ ẹwà àwọn ànẹ́bí ọlọ́run wọ́n ma ń sọ òdodo fáwọn èèyàn so ó ba business ẹnìkankan jẹ́ ní ó gba ìyàwó ìyàwó ni rárá ó gbọmọ ọlọ́mọ ni rárá ó ń sọ pé lè yóò dá ilé lọ dá ní wọ́n sì mú wọ́n sì yanjú ẹ̀ ẹtùwọ̀n tí anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ gẹ́bùsù àníbi àdísì Abu Sa'id al-Khudri anhu Ànábì ń sọ wípé man ra'a minkum munkaran ẹnikẹ́ni tó bá rí aburú nínú yín falyughayyirhu biyadihi kó fi ọwọ́ rẹ̀ kó fi yí aburú yìí obìnrin jáde ibo ní lọ níbo ní lọ ó wà mú ọwọ́ rẹ̀ ó fi fà padà pé ibo ló ń lọ ìwọ ogó ti kọ́kọ́ kọ ní ẹ̀sìn tó fi mọ̀ yí pé tí ó fi mọ̀ pé ilé ìlú ẹka sí ilé ìlú ẹka sí hey a mọ́ sábà fi hàn bàbá sí example ìdí ni wípé wallahi wa kullukum mas'ulun amro iyate gbogbo yín ládàrẹ jẹ gbogbo alamọ̀ o àwọn ọmọ tó bí ní gbogbo wá dé láwùjọ gbogbo ẹ lùzì oníkálùkù wá ń ṣe tó wù kò wá sí ipé káì kò sí bẹ́káì mọ́ láwùjọ kò sí káì alọ́mọ̀ ní ti ju 15 years old yóò sì believe kẹ́ni kẹ́kọ̀ọ́ lè bọ́ òun láwùjọ bí sí kì ní ìbà jẹ́dẹ́ because oníkálùkù mm, mm, mm. ẹlẹ́ni yóò tún máa ṣe mistake kan tọ ọmọ tèmi nìkan ni ó èmi ó mojú tọmọ tèmi nílé sọ́rọ̀ ọmọ ọlọ́mọ tó sọ̀rọ̀ ń parẹ́ ń àwọn náà wà bá tọmọ tí ẹ jẹ́ wọ́n máa retí kó fọmọ tí ẹ sí tán yóò wà jáde wọ́n wà bá tí ẹ a ní mọ̀hímà gbogbo wa ní tẹ́yẹn lápapọ̀ níbi tí gbogbo wa lágbára mọ́ ní ká sọ fáwọn ẹ̀pẹ́ lè ló dá ká sì hàn àwọn ẹ̀kọ́ níbi tí ó dá wàláì ọ̀rẹ́ yẹn ní fún gbogbo wa káṣe ilé ìlàwùjọ ma fi ń tó ànẹ́bù wa ní pé èyàn tí ó bá lágbára láti lu ọwọ́ bóyá kò lágbára fabilisanihi kó kó sọ̀rọ̀ pẹ̀lú àlàyé ìpele yọ̀dá reason by reason by reason by fàyín lámì ẹ̀ṣẹ́ tí ìfàbí ẹ̀kọ́ bí i wà záàlì ká ọdún àmàlì ìmáàn tí ò bá lágbára kó lù ọkàn rẹ̀ kó ma fi yí tí ò dá padà kó ma lù ọkàn pé tọ́ á ah, kìíní mo sọ pé kìíní yóò dá o àmá nímọ̀ tí fi sọ̀rọ̀ ìyìn sí lágbára tí fi lù ọwọ́ kó ya mọ́ fọkàn ya mọ́ change rẹ̀ ní o bá kìíní yóò sì dá o kìíní yóò sì dá o kìíní yóò sì dá o ànábì ni àmẹ́lì ní fi ń wíkì jù nínú ìmáni onífi ń lẹ nínú ìmáni ó sọ pé imani yẹn wík tí yẹn bá lè sọ̀rọ̀ tí yẹn bá rí aburú ni gẹ́gẹ́ bẹ̀ẹ̀ ni anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n tún sọ fún abákaná wọ́n ní kò sá annabi kan tọ́lọ̀ bọ́ ọ̀rán tí bá ṣe pé annabi yóò ní àwọn ẹmẹ̀wà àwọn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ àtàwọn tó mọ̀ tẹ̀lé súnnà rẹ̀ lẹ́yìn ìgbà tó bá lọ tán tó bá ti padà wá yá àwọn ọjọ́ kún padà wá dé yaquluna ma la yaf'alun in tí ó máa wọ̀yẹ̀fàlúnà máa la marun in tọ́lọ̀wọ̀n wọn láwọ́ ma fi sẹ́yìn láwọn tí wọn tẹbá challenge wọn pé ilé tẹfin sọ́lọ̀ sánẹ́bì tọ́lọ̀wọ̀n rẹ̀ sí ló mú wá ẹ̀ lóòtọ́ ànẹ́bì kọ́ ló mú wá ṣùgbọ́n ó ti mọ̀ igun tánẹ́bì sọ ní sallallahu alaihi wasallam ànẹ́bì wọ́n sọ sallallahu alaihi wasallam wípé faman jahadahum bi yadihi fahuwa mu'min èyí tó bá gbógun ti rú nǹkan báyìí àtàwọn tó bá fẹ́ bá ẹ̀sìn Ọlọ́run jẹ́ tó bá gbógun ti wọ́n pẹ̀lú ọwọ́ rẹ̀ mùmìnì ni olùgbàgbọ́ òdodo ni èyí tó bá sì gbógun ti wọ́n pẹ̀lú ẹnu rẹ̀ mùmìnì ni olùgbàgbọ́ òdodo ni èyí tó bá gbógun tì wọ́n pẹ̀lú ọkàn rẹ̀ mùmìnì ni olùgbàgbọ́ òdodo ni ṣàwárí lẹ́yìn eléyìí kò sí nǹkan kan mọ́ tó ju ọmọ náà gún lọ nínú ìmánì lára ẹni tó bá rá burú tí ò bá lè gbógun tì má kí ni aburú ni wàláhì kí ẹ̀rá burú ni yóò dá kó má lè sọ̀rọ̀ nínú àdẹ́wò tó ní agbára jù ní Ibn Mas'ud radiyallahu anhu táwọn bá rí aburú kan táwọn bá lè change rẹ̀ táwọn bá rábúrú táwọn bá lè change rẹ̀ yóò sì rí bí pé àwọn fẹ́ tọ́ ẹ̀jẹ̀ tó mọ́ rábúrú yìí wá lè sọ pé kí ní ìyà búrú ní ẹjìnà sí ara ó sì mọ́ níwọ́n bí pé ká mọ́ pọ̀ ẹ̀jẹ̀ jáde aró mọ́ níwọ́n gan ẹwà wà wà lè ní àwọn jínú aburú àwọn ìnú aburú gbogbo sẹ̀míwà tẹ́yẹn nínú aburú ni ẹ jẹ́ kí a fi àdíta nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ká fi parí kútùbà lè ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n sàpẹrẹ fún wa

ẹ wo example tó lágbára tánà bí fẹ́sẹ̀ yíò kó lè bá mọ̀ wípé tí wọ́n náà bá ń dákẹ́ lórí aburú ìwọ náà wà nínú àwọn tí wọ́n dá burú lẹ̀ lórílẹ̀ ayé ni anígbọn sọ́lọ̀sọ́lá wípé àwọn kan wá mú ìsàlẹ̀ àwọn kan mú òkè sẹ́wágá àwọn tó wà nísàlẹ̀ ọkọ̀ ojú omi tán bá fẹ́ mú mi àwọn òní àṣẹ́sì wọ́n wọ́n sọ wa pọnmi níta àwọn se díjọ́ kanu ẹnìkan wọ́n wọ́n sọ wípé kí ni rísì ta fi ń dàmà wọn tó wà lókè ẹ̀ sí jẹ́ káfẹ̀ kan lú ọkọ̀ ojú omi lábẹ́ fúnra wa tàbá lú lábẹ́ fúnra wa omi ọmọ ọrọ̀ àbí omi ó pọ̀ nínú ọkọ̀ ojú omi ní ìsẹ̀bà ìtàmọ̀ mú bó ṣe wùwá lọ́dọ̀ àwọn tí wọ́n bá nílá kàmọ́rò pé ah, opinion ó dànà kódọ̀ lè mọ́lọ àwọn lè mọ́lọ ọkọ̀ wáyé ṣàríyà fún yín wọ́n lè ní alìmọ̀ṣàkọ́tù tẹ́jìlìbò tẹ̀síìr kan ya ìnira ní ká mọ́ sọ báwọn tó wà lókè kan bá bomi ẹjẹ́ káà náà mọ́ bomi ń bí fúnra wa omi tẹ́gbù tí gbogbo yóò fi parun tí yẹn yẹn nìyẹn Allahu akbar anẹ́gbà ní pé ṣe ráwọn tó wà lókè hun tán bá lè dákẹ́ fún wọn kí wọ́n gbé ọkọ̀ ojú omi lábẹ́ kọmọ mú mímbẹ̀ fún wọn gbogbo wọn ni ó jọpa wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ẹ bẹ̀rù fitina o tí fitina yìí bá dé kìí ṣe pàtàkì sẹ́lọ̀ nìkan ni yóò kàn o tọ́lọ̀ bá fẹ́ rọ ìyà rẹ̀ kalẹ̀ léwa lórí ìyà ò ní sọ pé ilé ilé olùbẹ̀rù Ọlọ́run ni wọ ìwọ ìwọ lò ń bẹ̀rù Ọlọ́run ẹ fìyà jẹ ilé ẹ má fìyà jẹ ilé wallahi lókùn gbà tí gbogbo bá sì jọ ń gbé orílẹ̀ ayé gbogbo wọ́tẹ́yìn lájọ máa jẹyà rẹ̀ gbogbo wọ́tẹ́yìn lájọ máa jẹyà rẹ̀ ànẹ́bì ní tán bá fún ọlẹ̀ kan gbẹ́ ọkọ̀ ojú omi lábẹ́ nítorí pé fẹ́ mọ́ mú mi dàírẹ́kì láti inú odò gbogbo wọn ni wọ́n jọ parun ànẹ́bì ní pé tán bá gbá wọn lọ́wọ́ mú pé yírọ́ ẹ̀sìn bá ẹ mọ́ tẹ́fẹ́ ṣe ni ẹ fẹ́ gbẹ́ kó mi bá wá ní láwọn ṣùgbọ́n àláwùjọ wa kò sí níbà ṣe ní máa láwọn tó ṣe pé kíkúrú làákàyè ń bẹ fún wọn láwùjọ àmọ́ tó bá jó ní làákàyè yẹn àwọn ni wọ́n ní gbà fún wọn èyàn ma mọ̀ náà àwọn sọfà ní èyàn ma gbá ọlọ́wọ́ mú èyàn ní gbà káwọn nìkan kanwa kó wa ta'ala kó jẹ́ adáfẹ́ nìkan kanwa ẹ̀yàn rúsí ọlọ́wọ́ bá oṣù Ramadan òun ló ti àwọn kan gba Ramadan tí ó kọjá àmọ́ wò sí àwọn gẹta ń sọ̀rọ̀ igan lẹ́nu jọ mélòó kan díẹ̀ tó kù yìí àti mọ̀ bóyá èyàn tí ò ní sí láyé bẹnu wa lẹ́ni àwọn bí ọlọ́ba subhanahu wa ta'ala ó jẹ́ káwà nínú Ramadan ọdún yìí ọ̀rọ̀ wa káfi tún tún ẹ̀mí ara wa wùlé káfi Ramadan kì í ṣe oṣù tí ó wọlé kí Ramadan parí lélẹ́yìn àbí tí wà lọ ra àwọn kíníkan music kalẹ̀ ìyálẹ̀ ìtàn islamize ni àbáhàn mìíràn àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbọ́lọ̀ subscribe sáwọn GoTV kalẹ̀ àbí sáwọn DSTV in tí wọ́n fi wọnú Ramadan yẹn à ẹjẹ́ bẹ̀rọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó máa di pé a kàn fi bí panú lásán a kàn fi ògbẹ́gbẹ́ra wa lásán a kàn fi àjẹra wa lásán ni ó wà nínú àwọn aláwẹ̀ tí wọ́n pọ̀ débi pé àwọn aláwẹ̀ pọ̀ tó ṣe pé wọn ò ní kankan nínà sí bùkánú àwẹ̀ tí ìbá ṣe kí wọn kàn jẹun wọn ò mú wọn ò sì súnmọ́ ìyàwó wọn lọ́sàn àwẹ̀ ìpín táwọn nínú àwẹ̀ tí wọ́n ni ẹ̀ wà rí ládá wọn yàwó wọn ò ní ẹjíkájú náà sí nínú ramadan ni káwà fọ́ra mọ́ nínú ramadan débi pé ta ti parí ramadan a wà máa gbélé ayé wa bẹ́ẹ̀ lórí bẹ̀rọ ọlọ́ọ̀bá sùgbọ́n wa ta'ala lórí tẹ̀lé jọ́nà annabuwa muhammad sallallahu alaihi wa alihi wasallam allahumma arina haqqal haqqa warzuqna tibaa allahumma arina albatila batila warzuqna jinaba allahumma inna nas'aluka an tuwaffiqana wa kulli khairin fi dunya wal akhirah اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك اللهم إنا نسألك الخير والسداد والعافية للمسلمين المستضعفين في كل أنحاء في كل أنحاء العالم اللهم عليك عليك باليهود والنصارى الذين يصومون المسلمين سوء العذاب اللهم عليك بهؤلاء المجرمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا آتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وكنا عذاب النار فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك